قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا ربنا سبحانه وتعالى قد رضي عن عباده المؤمنين وسلك بهم مسلك خير ثم وفقهم بأن نوى عليهم رحمته فيما تعلق بالشهادة فإن الله سبحانه وتعالى لم يجعل القتيل في معركة إسلامية ناوية للخير ناويا أن تكون كلمة الله العليا وقتل مقبلا لا مدبرا فإن الله سبحانه وتعالى أعد له مما لا عين رأت ولا أذن سمعت ولا خطر ببال أحد من البشر لكن ما هذا ما قصر الرحمن وما حصر الرحمن الشهادة أو درجتها أو منزلتها في من قتل في سبيله فحسب لذلك جاء من حديث جابر بن أتيك أن رسول الله صلى الله عليه وسلم قال الشهداء سبعة سوى القتل في سبيل الله وهذا بخلاف ما جاء من عدد بخمسة من حديث أبي هريرة رضي الله تعالى عنه وأرضاه وقد بينا أن المتعون والمبتون وصاحب الهدم والغريق أو الغرق كلهم من الشهداء والذي نال عليه اليوم هو الحارق هو الحارق صاحب الحريق من مات بسبب من أسباب النار فإن الله سبحانه إن كان مسلما لله سبحانه وتعالى فربنا سبحانه وتعالى يرفع قدره بأن يعطيه منزلة ودرجة الشهداء هذا الذي جاء من حديث أبي هريرة جاء من حديث جابر كذلك أن الحارق أي صاحب الحريق الشهداء سبعة القتل في سبيل الله المفعول شهيد والمقتول شهيد والغريب شهيد وصاحب الحريق شهيد فقال ربنا لا تسوان مسلمين كان ترى لكل كرة جريفان النبي صلى الله عليه وسلم ẹni tó bá jẹ́ àti ìwà láti máa jẹ́ kẹ́ gbogbo wa Allah ìkẹlù pé nílà náàbì mẹ́jì ọjá yà fún wa àwọn bí ọ̀ nínú àlìkàsí rẹ̀ bọ́bá sí ń bá ní kí ànàbì tó ń kí àwọn ará lè tó ń kí àwọn sọ̀hábà kí àwọn náà pẹ̀lú ànàbì sallallahu alaihi wasallam

dá òdodo mà láti tàlẹ́ ọkàn wa dójú wá orí wá jẹ́ kí ara wó lè máa sìtẹ́tọ̀ títí tá fi parí ẹ̀ sórí ìyọnà rẹ̀ jama'a in tá ń bábọ̀ ní kútùbà jẹjọ o náà ni ọ̀rọ̀ nípa àwọn tó jẹ́ wípé ọba dẹ́dà yọ́ káwọn mọ́ àṣúhàdá àwọn tí ọba dẹ́dà ti pọ́n gbàbọ̀ wọn torí ọ̀nà tí àgbàkùn wọ́n pa wọ́n sórí kíkẹ́límọ̀ kígbónà ọlọ́wọ̀n bá kó lè fọ́ká sórílẹ̀ wọ́n pa wọ́n kí déédé kó lè bá máa jọba lórílẹ̀ wọ́n pa wọ́n káwọn ìwòlè máa kírùn fọ́lọ̀ wọ́n halali wọ́n pa wọ́n kí wọ́n má bà máa sí aṣọ ní àwọn abẹ́ kí wọ́n sí aṣọ ń bẹ̀ gbogbo àwọn àmẹ́rí onísábàbí ikú wọn ṣùgbọ́n ní sọ̀sán wá tó jó yà wípé lára àánú ọlọ́ àti orí rẹ̀ ẹn tí ó kùkù ṣẹ̀yìdì wọn pín síbẹ̀ kásù mọ́gbàgbé in tó gbé wa débẹ̀ o náà ni ikú ọmọ ìyá wa àfá Lukman al-Almari kọlọmbà ní gbàbọ́ rẹ̀ a ń ṣe tẹ́sílíà fẹ́ni ara wa fáwọn alú rẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé èèyàn rẹ̀ ti kú rẹ̀ àwọn ọmọ ẹlòmíì tọ́kọ̀ bá pa ẹlòmíì ẹlòmíì in tí ó ma sọ̀sọ́ntọ̀ ó ti kú láyé kọ́lọ̀wọ́ ṣe láyé ibi tọ́lọ kó ṣe láyé kẹfún ó ti lè máa gbádùn ọlọ́run sọ́nà Al-Qur'an wípé Musa sọ ìrìyàsí tọ́lọ́run sọ fẹ́rẹ̀ nínú ìyàsí àwọn èèyàn rẹ̀ ń gbọ́n fi àjẹ́ fi àjẹ́ fi àjẹ́ fi àjẹ́ wọ́n wá wò pé in tọ́ yẹ káwọn sí fún káwọn ọ̀tẹ̀ mẹ́lẹ̀ wọ́n wá ń tẹ̀ wọ́n wá ń tẹ̀ tí fún rẹ̀ fi yọ láti di rẹ̀ ọba dẹ́dà ní ojú ẹsẹ̀ tí ń kún kí ìlẹ́dẹ̀kú lè jẹ́ mìíràn wọn ni Musa ó sì kún torí àwọn náà

olówó ní bẹ̀rẹ̀wà rẹ̀ olóòrùkú ni ayé ọ̀fẹ́ gbà pẹ̀lú ọlọ́run wà mà nítorí pé ayé ti dáyé dàbó ti dà wọ́n pààyàn nítorí kí wọ́n lè wà lìjẹ̀ náà wọ́n dọ́lọ mà ọlọ́run wá fi alìjẹ̀ náà àwọn èèyàn rẹ̀ Bi ya layta qawmi wàtíálàní ìmìdàn mọ̀kọ̀rọ̀mìn ha o mọ̀ sí o káwọn èèyàn mẹ́wàá wúbọ́ra wọn sí fún gbogbo ẹ̀ṣẹ̀ méjì mẹ́ báyìí tó wọ́n tẹ̀ ń pàpá mí àti sùúrù tí mo ṣe wàtíálàní mọ̀kọ̀rọ̀mìn ẹwàdú àwọn obìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ ẹwàdú ilé tí ma gbé ẹwàdú ogun tọ́lọ̀ sí fún mi báyìí ha níbi tó jẹ́ pé ìfọ̀kàbalẹ̀ ló tún fi lò báyìí ìwọ̀n sọ fún wa wípé sọ àríkì ṣẹ̀hìdún ẹn tọ́lọ ń bá gbékú rẹ̀ lọ wọ́n fẹ́ paná ni iná lójó ọkọ̀ náà ni bọ́lọ̀ ń se ti bá ni lọ nínú wọ́n bí náà ilẹ̀ ìsúlẹ̀ ìgbà náà ilẹ̀ máa ka o wọ́n ń sìbáyì àti láìmẹ́yà tó ti lẹ́yìn ìgbàná iku ikú ṣẹ̀yìdí inókú ọlọ́ndàkọ̀ bá ní ṣe ní ṣẹ̀yìdí èèyàn dáadáa ni wallahi dáadáa ni ọlọ́ndàkọ̀ bá ní gbàbọ́ rẹ̀ babangéètì dá ní gbàbọ́ rẹ̀ ọlọ́mbà ń báyí ó sì rí wọ́n sì bẹ́ẹ̀ fáwà náà tó ń kàrùkú náà lọ́nà àti àti ẹ̀dí akalẹ̀ àádà ààrí àmá ẹbá ń kéǹgì aṣọ ààrí àmá ìjọ ọmọ orí pé aṣọ dájú nílé ìjọ tí mò ń buyè pẹ̀ sí àmì lórí

mí èyí ó kò wá sí ọnu pé àwọn jọ dá òpó ní ṣùgbọ́n sẹ́mà kò sí sọ gbogbo àmì ṣùgbọ́n bó wà ní báyìí nìsì ṣùgbọ́n ẹlúrùn tó pé kábò láti rí torí pé fámílì ọ̀gbọ́dọ̀ mọ̀ pé òun béèrè owó but kọ̀rọ̀ náà

rúfin mọ́sálásí ìlọ́jálù mọ́lẹ̀ ọkọ̀ ìlọ́wàgbà agbára ìlúgbé lọ agbára gbáwọn náà lọ ní ìsìn ẹlùmí ọ̀pẹ́ eh, ẹ̀ ṣe rí ọ̀rọ̀ ọ̀tọ́ lódó tí wọ́n bá lè yọ́kùn bí útúbà ìbádá kí ni kò sí odò ni owó irú tí agbára gbé ni ní gọ́tà náà lẹ́yìn òjò ó sì gbé lọ gbogbo ń tàn sọ yìí àrùn àìsàn pariwo fún wa ọlọ́run lè gba ọ̀nà àìmọye èèyàn ọlọ́run ti gbé ikú rẹ̀ gba ọ̀nà tó jẹ́ pé bí èèyàn bá gbàbẹ̀ kú ọlọ́run ó ṣàánú rẹ̀ ó lọ́sàdéhùn ṣùgbọ́n ti dín tí wọ́n rán mẹ́rú àáfìílẹ̀ ẹ̀ṣẹ́ gbogbo ẹ̀ náà tí ilẹ̀ fámílì lójú ọlọ́wọ́ kò sí wàhálà ẹjẹ́ kémi náà tí ń bá ti rúlù rí kọ́dà bá ṣe first term nìkan kí mọ́ ṣe second way, àwọn àdá ogun ẹ̀lẹ́ ebára àwọn tí ń pẹ àwọn ọlọ́mọlẹ́yìn Jésù ebi nìbá padà rán níjọ́ tí pásítọ̀ rẹ̀ bá ṣe tí ń ṣe sámọ́n tọ́ bá nífẹ̀ẹ́ Jésù tó tọ́ kúnkálùkú ah, ni kó nǹkan sára mọ́ àgàgà tọ́ bá ti jẹ́ kó bọ̀ ní Ọlọ́run ọ̀yàn kiri mùsùlùmí náà ń sọ mọ́ mú nǹkan mí mọ́

oṣù mẹ́fà tí a ti kú ológun ṣùgbọ́n odidi bọ́ọ̀sì o lè kóyàn 15 nísìn wọ́n ni kọ́dá mọ́kà koríbodò náà kọ́dá mọ́kà jù náà kọ́látàbà náà ni ó rí kìrísìrísìrísì bẹ́ẹ̀ àwa ń sọ fún wa wípé àwọn ọ̀nà sí ń bẹ́ o tọ́lọ ń tó fi lè sàánú èèyàn ṣùgbọ́n ẹ má dìdì kú di mẹ́rú ẹ má di ẹbọ mẹ́rú o jọjúmọ́ lọ́n sí ìtọ́ àṣírí ẹbọ yìí tó kò sí nǹkan kan mẹ́ èṣù kàn fi ń dọ́gbọ́n fáwọn èèyàn lóṣì wọ́n lẹ́mpa mo ní ayẹta tó dájú lọ alìjànà ló gbére wájú rẹ̀ tọ́rá dùn ti bẹ́rẹ̀ àríwá àti ẹ̀ ó sì máa fi rìn gba ọkàní àti ti fẹ́ tàbí kùnkùnkùn rí a ọlọ́ni ní ebé mi mọ̀ sáàmì èṣù ní ìsìn innahu yarakum huwa wa qabiluhu min haythu la ń fojú àjọlọ skú ní o nígbà máa mọ̀ wéjú lọ ó ní wà lọ tí ó sì fi ilẹ̀ tí tí bẹ́nu ẹ̀jú tẹ̀ jẹ́ lọ jama'a tó bá jẹ́ wípé agbára ń bẹ lọ́dún èsù ni gbogbo àti ẹ bá lọ kò yẹ wó ah ológun bí arọ ní ah ní ìbá ṣe kú bọ́lá jẹ́ ah bàbá bá débi pé ń bọ̀ yáwó òṣogun mọ́ àṣẹ́lókù jẹ́ ń pa àádà wọ̀ṣọ́ ìbùn harik ẹni tọ́lọ ń bá gba ibi iná mẹ́mí rẹ̀ lọ àwọn àfáwà ní kí ló fún fàtílì náà tuntun rẹ̀ àwọn yọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n ni min ashaddi anwa'il azabi allati yata'arradu tí wọ́n bá múlé ayé tí wọ́n tún máa ẹlòmí ti fẹsẹ̀ gùngórí wọ́n gẹ́lòmí lọ́bẹ̀rí wọ́n sẹ́lòmí lágàrí wọ́n fọ́ ẹlòmí lókúta lórí kírí wọ́n ní gbogbo ẹ̀ ìran àyà náà ni ṣùgbọ́n kò sí tó tó iná tẹ́ iná àbúrú rẹ̀ ó tún ní ayé bá ń sọ̀rọ̀ yàlàyé ọ̀rọ̀ ìyà iná ìlófẹ́ iná ló le jù ọba dẹ́dà náà wá ní òun ọyọ ìkẹ̀ jáde ń bẹ̀ fún gbogbo ẹn tí ọba pàǹkàkàpọ̀ mọ́ ọba dẹ́dà tó ń bẹ́ fi ṣe sábà bí ikú rẹ̀ electrician ní ní afẹ́ yọ no iṣẹ́ ìparapara ní ṣe iṣẹ́ ìkìríkà ní ọlọ́run sáà mú ìjàmbá náwá yálà inú ọkọ̀ nẹ́wà àwambọ̀ image níbi líle rẹ̀ dé fúnrọ̀ ọba dẹ́dà ìlọ́yọ́kú nínú tẹ́yìn ọmọ fìyà jẹyàn láyé níbi líle rẹ̀ kílẹ̀ ríwá hadithi ò ti ẹ̀ka sálàyé nítorí wípé àwọn èèyàn máa fi ègbó ka sọ́yìn Bukhari sọ́yìn Muslim tí ó wá ń fi ègbó ka gbọ́ àwọn nkẹ́ yìí ní kọ̀ọ̀kan àwọn tí ó máa dàrú pọ̀ mbẹ̀ جاء في الصحيح عندما البخاري من حديث أبي رضا رضا oni ba'athana rasulullah fi ba'thin ba'athana rasulullah sallallahu alaihi wasallam fi ba'thin faqal in wajadtum fulanan wa fulanan fa ahrikuhuma bin nar ثم قال رسول الله صلى الله عليه وسلم حين أرد الخروج إني أمرتكم أن تحركوا فلانا وفلانا وإن النار لا يعذب بها إلا الله فإن وجدتموهما فاقتلوهما وفي رواية فإن النار لا يعذب بها إلا ربها وفي رواية إني لأستحي لا ينبغي لأحد أن يعذب بعذاب النار بعذاب الله anábì wa sallallahu alaihi wasallam àbúrọ ní anábì gbáwọn dìde yọ́ra wọn ṣẹ́ tó ní bá ṣe pẹ̀lú bóò nílú ó ní fọkàbalẹ̀ bóò nílú ó kí ni ó bí ó ní sẹ̀ríyà ológun tí ọ̀sánà bí tọ́rọ ìyà lọ fún pẹ́sẹ̀rí bá fi ọ̀rọ̀ wọn àti wá fẹ́ máa lọ nínú riwaya mi ẹn tó jó lórí ikọ̀ yẹ a ń pè ní Hamza ibn Amr al-Aslami radiyallahu ta'ala rọ nínú riwaya mi wọ́n ti dákọ̀ ọkọ̀ méjì wà rọ̀tùlẹ́yìn min Quraysh àbúrò náà wà mìí oṣìṣọ́lọ́ ni ẹ gbèrà lọ bí mọ́kà kọjá ò wọ́n àgbọ́ oṣìṣọ́lọ́ wà ní ṣùgbọ́n nílọrin lọ ìgbàtí lílọ yí bá dìpẹ́ lọ ìtẹ́ bá kọjá ní maka àbí agbègbè rẹ̀ ìwàjá tún fulanan wà fulanan tẹ́ bá rí lágbájá àti tàmẹ́dù fa'áhìrìkóhùmá bìnnà ẹmùwàn ẹdìwọ̀n ẹ̀dà iná ẹjùwọ̀nú ẹ̀ èèyàn wá lọ kásà inú Bukhari ilé ìbò bá ń fún rẹ̀ kò sí tí ó sì rọ́nà àmìbí fún ọpọ́ ń kẹni nǹkan kan wà sẹ́lẹ̀ lórí ànàbí ọlọ́run àwọn plato lùtà gbogbo àwọn èyẹsẹ báyìí democracy kò lè tó báyìí ìyàn máa rúgbẹ́ ẹwà máa wèmọ́ ọlọ́run kí ló lè mú ànàbí ọlọ́run sọ báwọn kí sì ní tọ́fà kí ló ṣẹlẹ̀ kí ló àparí ọ̀rọ̀ ó ṣe ọlọ́run sọ fún ọba ọ̀làwó sì gbéra nǹkalùkú ti ń gbáradì ó ní thumma qala hina kharajna al-khuruj inú wáyà ní minalghad igbó òdìgbọ́ kejì jí iná nuwaddi'uhu àwáríà àtúlé lọ báyìí náà àfi ká gba àdúà lẹ́nu ànábì kọ́lọ̀ ó jẹ́ alọ́rí kó jẹ́ àbọ̀rí àbátó padà sọ́dọ̀ rẹ̀ ọ́nṣàsálàm ibi tí ọ̀rán wa àti múra ò kọ́dà ká bóde ká máa lọ ni àbíwá ọ̀rọ̀ mi tó wà wọ́n rọ̀ wọ́n inni amartukum min wajadtum fulanan wa fulanan an tuhrikuhuma èmi náà mọ̀ pa yín láṣẹ lánàá pé tẹ́ bá ilágbájá àti tàmìdù àwọn méjèèjì ẹ̀rí wípé ẹ̀jú wọn nádàmù ṣe ikú ṣùgbọ́n báyìí ní ìsìn ọlọ́n ti bá mi sọ̀rọ̀ padà látà náà wà iná náà láyé àdúgbì ha ìlàlá ẹni kè ma fi náà jóyà fọ́lọ́n láyé àdúgbì ha ìlàlá fa in wàjá tunuhuma faqtuluhuma ṣùgbọ́tẹ́ ẹbá padà rán méjèèjì ẹ̀pà wọn ni ẹmẹ́kì wọn náà àwọn sí sáà sọ àbàsí náà àwọn wọ́n wà dáhùn sàṣẹ́lám ọba ń lọ ń lọ tó ń ti bẹ́ẹ̀ ẹni tí ó jẹ́ ẹni tí wọ́n ń tagẹ́ẹ̀tì gangan wọ́n ma ń kókò rẹ̀ ní Habbar ibn al-Aswad Habbari òun lọ́fẹ́ dàbí olórí àwọn tọ́ọ̀gì Mẹ́kà ní táìmù yẹn ẹ̀yẹn lè jẹ́ tó gí àti ẹ̀kánà bí ó ṣe wájú fún ìgbọ́nà kí ni kí ni tó ṣe nínú ríwáyà mi wọ́n máa máa lákọ rẹ̀ mẹ́lẹ̀ ìwàjẹ́ tó máa bárọ̀ ma àtọkùnrin kejì tí a jọ se jẹ́ fún Zainab ẹjọ́ wọn náà ọ̀rọ̀ kọ́kọ́ wábàm ta Zainab ní tààlẹ̀ ní Habab apákan ní náà fíò ní Ibn Abi náà mú náà sí ní tọ́rọ hàn tí a ń pẹ́ gbẹ̀rẹ̀ tí a ń pè ní wọ́n hafa ní mistake in bẹ́m̀bì kíkọ̀ ara àwọn ọmọ kí ni tí ó ṣẹlẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ojú rẹ̀ rí rírí yẹ kọ wa kọ sọ wípé ọlọ́run ẹ̀bá ṣe ti ẹ̀sù gbọ́wọ́ náà pàmílẹ́kún láyé gbogbo àtọ́wọ̀n bá bà pàyẹ̀lẹ̀kún ẹ̀ ti bá nàbí ìwájú bẹ̀ bóò pèrè ọlọ́mọ òrukàn wo bí ẹ̀ sí gbá nàbí káàkì lóòtọ́ pẹ́tẹ́ gbàlìkì àmà o ní kọ́ ìlọ̀pùlín tí a bá ní a gbáyàwó tọ́wá yewere ànàbí ẹ̀lẹ́tọ̀ bọ́wájú gbogbo wọn onu náà tó láàmì irun wọn tí ó tún máa kó gbọ́ àwọn ọmọ orúkabọ̀ nígbàgbà ìkìyàmá tí a bá ní ọdá àwọn èèyàn ń sèṣirò lórí pé kan ìyàwó kan tó wá fẹ́ kún àjẹ̀bí wájú Ọlọ́run wọn kan kan da kan sọ ọ̀rọ̀ lè ní ogun ọdún lè ní

àwọn ajáde wọ́n fi 250 naira sórí tébù oúnjẹ àbúnú àbúwá mú fóònù kún ẹ̀dẹ̀kùn kò ní dáràn ogun tí mo ti ẹ̀ lọ́lọ́ in gbé oúnjẹ nù mẹ́rin ogun gbé oúnjẹ nù 250 oyóyìn àbì ó fi kún okò fi kún ogbónà 250 oyóyìn èyàn yìí owó abu mọ́mà pẹ́ kánú ọlọ́run tó sì yẹ yín bẹ́ẹ̀ ṣe ń bá mi lólé ìkọ̀tẹ́mi lọ́rùn tó bá ti di next week ẹ kò sí stọ́ lẹ́yìn ilé tí ó sì sí tẹ́yìn ó sì ó ń ṣọ́lọ́run tún wá ní obìn tó wó jùlọ tí è sọwọ́ pé ẹ̀ẹ̀nà ọ̀rọ̀ yẹn rújú náà rọ́sàlò ó jára bí náà rọ́

ọkùnrin àdáwọn padà sórí bí ẹ ṣe kàmùjámìnà àdísà àdísà na malik ilé yìí bá wọn anábi wasallallahu alaihi wasallama lára akójú rẹ̀ rí oní ọ̀nà ma ń lékọ ọmọ rẹ̀ ń bẹ maka lábẹ́ abúláhás bin amur abúláhás kèfèrí ni àwọn náà ni ọpa ọpọ̀ fánà bí fìdí ara madina ṣùgbọ́n ọmọ rẹ̀ ń bẹ lékọ ọlọ́wọ̀ sì sọ̀rọ̀ lórí pé kèfèrí ò lè fẹ́ mùsùlùmí nígbà náà

àwọn tí ń jẹ́ olùṣọ́ bóde Madina ní ọba mọ̀lẹ́wù pọ̀lọ́jọ́ kejì ń ṣe ọlọ́ ní ìntẹ́ bá fẹ́ ni o ṣùgbọ́n mo fẹ́ bẹ̀bẹ̀ wọ́n lẹ́bẹ̀ ní sí bẹ́rí pé ọkọ ọmọ mi wọ́n náà rí bẹ́ ṣe rí pé Ọlọ́run ti sọ ayé àkalẹ̀ báyìí wípé mùsùlùmí lóbìnrin kò gbọ́dọ̀ fẹ́ kéfèrí mọ́ èèwọ̀ ni ilẹ̀ yóò báyìí mẹ́wọ̀n mọ́rún sáàmù báyìí máa ẹjọ́ ẹni sọ̀rọ̀ púpọ̀ láàárọ̀ sunday ẹ̀yìn nìkan àtọmà kéwùkan tẹ́wùwà ẹgbẹ́rin so Zainabu ọkọ tó lóòrí jọ́ọ̀nù ni ó sì nífẹ̀ẹ́ ara wọn èyí nìkan ẹgbẹ̀ ìsúre fún kan ìmáàmù náà ni ó sì wọ́n ní tó ah, á ẹ̀sìwà rúdá ẹni ebi ń patẹ́lẹ̀ ah, ẹ̀sìwà rúdá kọ́dá á ah, Allah akbar ẹwọ́ ọlọ́run tọ́ yín sọ́nà hmm, ọlọ́run kúkú dúró èmi tí wọ́n mọ́ jẹ́ máàmù yìí náà ìyà tó bí àyà bàbá mi rọ́ nípa fún ọ ìyà tó bí àyà bàbá tèmi náà ìyà àjọ ni kọ́dá ìyà bí èèyàn tó máa pè ní ṣọ́ṣùn ọlọ́run ló rọ́ngẹ̀ èèwọ̀ ni láti sánmà ṣùgbọ́n ṣe islam kọ́lá ń lò kò sí wàhálà àfọ́ ọ̀sọ̀ tí ẹni yóò sì dáa ni èmi pọ̀ bóńkálukú bí ma rẹ̀ ṣùgbọ́n lọ wájú ọlọ́run tó fóńkálukú ní dúkìá ọlọ́run tí bẹ̀rẹ̀ fóńkálukú yóò bèèrè bá sí náà in táwọn àfáà náà nígbẹ̀rẹ̀ pé wọ́n sátàlàyé ìtọ́lọ́bọ́lọ́ wa ìjọ nǹkan lọ́rọ̀ dàrú bóò ni bàbá ṣe tọ́ ọmọ yẹn tó fi àwọn òbí kan si wọ́n máa pọmọ wọn obìnrin kalẹ̀ pé sóò tí tò mọ́kọ wá ìmú ọmọ obì sóò tí ọkọ wá èyí tí wọ́n náà àwọn tí ń wọn ń rí wọ́n jẹ tí bàbá olówó gbà bàbá olówó níyàwó méjì oníṣògùn fún ìyálé oníṣògùn fún ìyàwó títí títí títí ìgbà lọ́wọ́ wọn báyìí àṣẹ nǹkan kò sí àṣẹ iná ilẹ̀ ń dalé ìwò tọkọ wá sí ń fi lówó fún ọtún rọkọ̀ fún ìtẹ́ ìmọ̀ gbọ́nù ọlọ́run sí ajẹ́jẹ́ bó ṣe rí ni ẹ máa sọ àwọn èèyàn ti gan sórí ibi tí wọ́n àánú ọlọ́run ló pọ̀ àánú ọlọ́run ìlópò àwọn èèyàn ti ha a ti tọ́ ti abẹ́ni tààlọ́gbọ́n galùkú dádùgbò rẹ̀ tààlọ́gbọ́n gbogbo dé ilé rẹ̀ bí ìrànwọ́ sàtẹ̀lẹ̀ síyàn ẹ̀ntọ́ ọkọ́kọ́ tún rán ẹ̀yìn ọkọ̀ pé ọlọ́mọ́kù ló dúkú tí a ó dákùsànú wa ó abúláásì tọ́jọ́ kọ ọmọ ọlọ́ni mo wá fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ̀ tẹ́ ìmùsùlùmí bá gbà láti bá yọ̀ǹda rẹ̀ in wà á ṣe mẹ́jẹ̀mọ́ fún níbi àti fíọ́ ìṣọ́lọ́ ni àmọ́ lẹ́rúmá ṣe ẹ̀mọ̀ wípé kìí náà rọrùn ọkọ̀ ọmọ èèyàn tààmúlẹ́rú tọ́mọ wá sí ìbẹ̀ lábẹ́ rẹ̀ káwá ní kọ̀ mẹ́jẹ̀rú kí nǹkan sí ọ́

kọ bá ń dọ́mà tèmi náà padà sí Madina olùn sáàdéhùn olùn ṣe bẹ́ kèfèrí ní jọ́nà lọ́wọ́ ọba kọ̀rí maka bó ṣe dé maka ó sì pè yàwó rẹ̀ Zainab ìní ń kọ́ ṣùgbọ́n bàbá rẹ̀ sọ pé òfin Ọlọ́run ọba ti dé kọ́ máa bọ̀ báyìí ní Madina kí n sì ṣètò bí ó ṣe rọ̀ lọ́rùn ó ní kò burú oyún ṣètò wà náà rẹ̀ tán bá ń bá sa aṣọ sànkẹ́kẹ́ ẹwu ọkọ àti ìyàwó láǹsọ òun náà jàmbá pé à wá mọ́ sọ fún bàbá rẹ̀ tóòtọ́ ṣùgbọ́n dúkìá mi iná ẹ̀ẹ́dà padà àwọn arajọ́ ń dájú alọ lọ́nà tó padà pọ̀ gbogbo tá ni ojú tó là náà lò kó bá wà lónìí ọba jẹ́ àházà gbogbo ẹrù

àgbọ́fẹ́fẹ́ pé yọ kọjá sọ́nà Madina so náà máa lọ bá ẹ lọ́fẹ̀ bàbẹ́ ẹ̀kọ̀dá gbó aláìlẹ̀ nǹkan kú sáàsù wọn ṣùgbọ́n ká bá sí bá ní àlọ́ pàdé ẹni gábà lè sí fóònù ká sí fún ní ẹbá yóò sójú ọ̀nà ibi tí yàyọ gbà kọjá àwọn sísí kẹsì àwọn àyè kan bẹ̀rẹ̀ àwọn ẹranko kọ̀ọ̀kan tó ẹ pé tí wọ́n bá tọ́ọ̀tì bẹ̀ fún yọ́ ma dágídógídó fanáhọ̀sá àbárù àti náfíìsì náà kọ́ ìsìn ní ọ bá ta ràkùnmí Zainabu pẹ́pẹ́ bí ràkùnmí se bẹ̀rẹ̀ sí ń gbogbo gba gba kí ti tẹ́ ilẹ̀ Zainabu mọ̀lẹ̀ ọba kan lọ́ọ̀lẹ̀ inú ọba dé orí bẹ́ẹ̀ náà mú ní a àti amúmárao

ìsìláàmù ń ṣiṣẹ́ lórí rẹ̀ pé a ní alì ìsìláàkù tẹ̀lẹ̀tẹ̀kì àdìyànátù sàmàwíyà kúlù ha fíl ìsìláà kí nǹkan ọmọ bàjẹ́ kásà máa tún kẹsẹ̀ ká gbogbo ẹ̀ṣẹ̀tọ̀ wá láti sánmà lọ́dọ̀ ọba dẹ́dà tí fi ránwọ̀n òjìṣẹ́ láti jọ ti dáyé ti fi ránwọ̀n gbogbo wọn ibi kan ti pàdé náà wọ́n pàdé papọ̀ pé ayé ò ságbọ̀dọ̀ bàjẹ́ wala tufsidu fil ardi ba'da islahiha ẹ má balẹ̀ jẹ́ o lẹ́yìn gbàtà àti túnlẹ̀ sí ẹ má balẹ̀ jẹ́ o ẹ má dànkarú àwọn tí wọ́n ń pèrà wọn ní human rights lágbàáyé lé ní ẹwà ẹwà mọ̀sílọ̀ sítù ni ọ̀fẹ́ níjọba gbé kalẹ̀ nítorí pé ìjọba jáde ń bẹ̀ àfi ṣe krímù kí mẹ́rẹ̀ máa ń wà òkè gan wọ́n tún lò pé ẹ̀yẹ sáàmà zẹ́yìn ò nídìí ẹni ẹmọ flọ́ṣẹ̀ ìlú ọmọ fi krímù ànídìí so gbogbo àwọn kìníkan pẹ́sì kan kìníkan ojú igbá ọkọ̀ ah, ní ẹ̀tọ̀ fún nínú ṣẹ̀rí àti gbogbo ọlọ́ kẹfì iná fi yà jẹ ẹni ọba sẹ ọya sọ pé kí wọ́n pa ní ẹwù ìmọ́lọ́n nígbà tí wọ́n wá wọn wá wọn wá wọn kún orí àbá ibn aswad tọrọrọ ń kú rírí ma fa aslama bada fati makka bu'ait fati makka lẹ́yìn gbà tọ́lọ́n dá makka tàfánà sàsàrán ó ní àbárù

kọmọ́ in tí wọ́n sọ́bọ́kọ́ ti ṣe wọ́n pọ̀pọ̀ ti ṣe innama ba'athtuk tọwọ́nà hadithi Iyad ibn Himar al-Dashi mo gbé wà níbi kí n lébọ̀ àdán owó ní wà abtali yabik naam àwambọ̀ ìjẹ́ká fi ná fi gbáṣẹ́ fi ìyàjẹ́ nǹkan pẹ̀lú náà wà rí àbí ó kí lẹ̀rí جاء في الصحيحين بل في غيرها من حديث أبي ورد رضا رضا في قصة نبي من الأنبياء أنا صار سيدي وكان هو النبي كان لن يكن قرصت نملة نبيا من الأنبياء أتلو تيري وتوين ينانيا وقالوا كبا مواي لا تستمي. أقبى جهاز ركالي متاوي أوان كان تونا جيروسي أقبى وسيقبى كان إن وان لا بيجي كان Fa sọ́tí onamdatun àwúrẹ̀ bí kan bá ta òun ìmọ́ lọ́bá sáré dìde nígbà tí ó gọ́rọ̀ àà ah, ilé àwọn àmúrẹ̀ ọhụrụ gẹ́gẹ́ rẹ̀ oúnjẹ wá lọ́bá rẹ̀ o fa amọ̀rọ̀ bí kọ́ríyàtì fa ó ní ọba dá sí ilé àwọn kòkòrò ní ọba wọn tapa pàpàpàpà ó sì pa ogbò wọn tán ànàbísì ló ń tọ́ fàwọ́hà lọ ilé ọlọ́mbà ránṣẹ́ sí rí ànàbí mi sí ń tó sí ìdáadé kọ́rọ̀ sọ́tíkà námúlà tún kẹ́kẹ́kẹ́ àwúrẹ́bẹ̀ yọ fa'ahlakta ummatan min al-umam tusabbih ó sì tori rẹ̀ pa odidi ìlú tí ń sáfọ̀ ma fẹ́mi ọlọ́run ọba ó sì pa wọ́n rẹ̀ ìmúra wá ń bọ̀ nǹkan méjì ṣẹlẹ̀ ọpa wọn kí lè pa wọn ojú wọn ná ìjọ lọ́run sọ̀rọ̀ lórí pípa àti dúró náà wọ́n ní ó sọ̀rọ̀ kí ó lọ́run sọ̀rọ̀ ibi tí ń burú sí ni wípé ẹyọ kẹta ó sì pa gbogbo àwọn ilé ẹ̀rẹ̀kẹ́ ní kò kíyà ẹjá lórí ìwáyà rí já ti sọ́hì ó sọ̀rọ̀ ní ọlọ́wọ́n sọ fún fàhálà káwọ̀ ní mẹ́múlà tẹ́rin bí hadithi fàhálà àṣàrọ́kúta námúlà tẹ́rin wà mẹ́yọ kátó padà síbi ọba sí mẹ́yọ kan ọ̀rọ̀ ńlá iní jáde ibi ọ̀rọ̀ ànábì sọ́sọ́rọ̀ àkọ́kọ́ ọlọ́n kọjá bá ṣe máa fi ọpọlọ wá gbé ọ̀rọ̀ rẹ̀ ẹ̀dùn tẹ bá dáwà láàrẹ lọ́já yìí ìrìn bá ń pínlẹ̀ o torí ẹjọ́ bá jẹ́ gbìtẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ ni ọlọ́run ọlọ́run ó fi ṣoore fún kèjìyàn gbé pé ọlọ́run ọba yọ jẹ́ ìyàn gbé kèjì rẹ̀ ṣùgbọ́n ó lè fi ìyàntẹ́yìn ò ṣe ó lè fi jẹyàn kàtọ̀tọ̀ sọ ọlọ́run máa fi ìyàntẹ́yìn ò ṣe jẹyàn gbà mí o wọ́n lè kó èèyàn lè máa bọ̀ lọ sítù ah, olóòdó ẹmọ́jẹ̀ islam ọ̀dọ́ lórí wa o ẹntà ń bá lò kèése rú brain táwà ní iní fi ma wọn ọ̀rọ̀ rẹ̀ lẹ́ìsẹ̀ kàmí fi iṣẹ́ ọlọ́run kọjá ń tẹ́mà wọn wọ́n ti ta ní wọ́n dalẹ̀ wọn tó jẹ́ ọba ṣe ti ẹ̀bì ló tù rẹ ọba iye ìbọ́rọ̀ ọlọ́lọ́wọ́ tí wọ́n bá bí alẹ́ mẹ́wà wípé sí ń tọ́ta ní ó sì mú a lè sọ lẹ́ẹ̀kan pé ní o ilé àwọn kẹ́kẹ́ bí ẹ̀sùpọ̀ tóhun ọlọ́run wá ní ọba sí mú kan a jẹ́ pé tó ọba mú kan tó òfin pa yòókù ìbá wọ́n wá ní a máa sàdúwà àdúwà náà gan èdè èyàn bẹ́ tí èdè ìdè ìgbẹ̀ kò jẹ́ èyàn rántí àdúwà rẹ̀ à kí wọ́n máa bẹ́lọ́ ní o bẹ̀bárí tó lè bá jí nǹkan àfá àbójí nǹkan bá jẹ́ àfá àgìrì náà gan ìkẹ́bí ìrìnàgbèsè alórí ìkẹ́bí ìrìnàgbèsè alórí ṣé wọ́n pé ó ní di ànábì wọ́n jí dúkìá tó gbélẹ̀ ibi ọ̀yẹ́ wọ́n ti jí wọ́n ti jí àwọn bọ̀. anúbìsọ̀sọ́rọ̀ wọ́n sọ́rọ̀ annabi fún a wípé in tó mú in tó mú ìpa gbogbo dídí àdúgbò nínú èdè larbawa nínú ìmà tí èdè wọ́n kọ fún gbogbo ìlú ran kọ̀ọ̀kan mọ́sílẹ̀ ìsànà ibi tí ìyàn ń gbé wátọ́nù Lárúbáwá ma ń pè tó jẹ́ pé tẹ́rẹ pé ràkùnmí ní gbẹ́bẹ̀ ápùnù ni àmọ́ pé tó bá jẹ́ àwọn àwẹ́rẹ̀ ní gbẹ́bẹ̀ kọ́ríyà ni àmọ́ pé gbogbo nkẹ́kọ̀ọ̀kan tó bá jẹ́ àdúgbò àwọn ejò wọ́n ló kọ fádùgbò nkẹ́kọ̀ọ̀kan kèése èdèun gbogbo ẹn tó bá ti gbọ́ ẹni àpọ̀nlé ni tó bá tó wá jẹ́ mùsùlùmí fọ́lọ́n ìní àwọn asọ̀dín tó jú ń tí à láti sọ ní ìsìn Keep حالك please I can understand you and you see Rosodo in just a okay please you know ah uh, <laughs> you are communicating <laughs> you are communicating wallahi larbawa wọ́n ní kọmúsù dictionary fún ràkùnmínìkan tó jẹ́ pé a máa gbọ́ àwọn gbónà nǹkan bẹ̀ tí yóò bọ́ bá sọ ọ̀rọ̀ bí mẹ́rin márùn-ún ó so papọ̀ tí ràkùnmí bá kọ́kọ́ só láàárọ̀ ìsó àárọ̀ tọ̀ só tí ó tí kọ̀kọ́ sókàn sáájú rẹ̀ olóòkọ̀ tí ń jẹ́rẹ́dọ̀ wọn ọba sọ iso ràkànmí láfẹ́ màjúmá èdè wá lédè nínú méjèèjì sọ pé èdèrè bẹ́ẹ̀bò náà sọ ní àwambọ̀ alọ́sàtàlá ànábì ẹ̀mbù ṣe tí bẹ́ẹ̀bẹ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ fi jó nǹkan nínú ṣẹ̀rí àwọn ànábì àwọn apákan àfá lọ́bẹ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ṣe lẹ́tọ̀ ṣùgbọ́n ya ọba yọ ìdájọ́ ǹkó nígbà tó di inú ṣẹ̀rí àti kò sí mbẹ̀ ṣùgbọ́n fíì náàrọ̀ nǹkan náà tó àti àmà di bákìyà ṣúgbẹ́gbẹ̀yìn gbogbo ẹ̀ntọ́ bá jẹ́ pé sábàbí tó ìgbàlì láyé ìnáni tí ó pa nǹkan kòkòrò bá rẹ́dà tí ń kí ẹ̀kọ́ bá rẹ́dà dédé kọ̀bá sáwó kọ̀bá sẹ́bọ́ kò tún ní nǹkan mí yálà ọ̀fẹ́ fi gbìjá rẹ̀ ní o ọjọ́ kankan ní o kò sáà ní nǹkan

tí wọ́n pàǹkàpọ̀ mọ́ bá ní gbàbọ́ wọn o bá ní gbàbọ́ wọn o àwátá àkù náà mọ́ sí iná sí sábà bí ikú wa o dákọ̀ ọba dẹ́dà nítorí wípé ọ̀nà tí àtún máa gbà wádìí jẹ̀ náà tí ò tún lọ bá náà tó wà tó sì jọ náà rọrùn àbọ́m̀bẹ̀ àásọ náà a tún ní àwọn ṣùwàdá olè fúrùṣì àti pé orí bẹ́ẹ̀dì ni àkú sí wọ́n sì gbà sàádá nígbà tí rúnmù wáyé ó sì wá ma wá pé àforí àforí ọlọ́ndakọ̀ sọ èmi o gbogbo musulmi náà dákùn sọ wáwó wọ́lára ní kẹsẹ̀rẹ̀ máa kíyèsí wáwó mẹ́jì àkúkú náwó mẹ́jì àkúkú omi pàwá ní ọ̀nà rọrùn dákùn ọ̀bàdẹ́dà àti mọ̀páàkù ṣùgbọ́n mọ́fì rí wọ́lára ti wà lọ ẹnìkan ti àwọn kan ń bẹ tí wọ́n ń kọlù ara wọn àwọn dókítà lórí àwọn pé báwọn ni ṣọ́kùn ẹ̀ ti pass so you pass on nọ́ọ̀sì ọmọ sọ pé no ẹ̀mí ẹ̀yí o calculation mi gan bọ́yàn bàbá jọ yẹn ni o tí wọ́n ti bá rí gẹ́gẹ́ mẹ́lẹ̀ kí ní ẹ rí mẹ́lẹ̀ wà lẹ́wò rí gẹ́gẹ́ mẹ́lẹ̀ tọ́wá jẹ́ pé nǹkan ní dẹ́mì ìrọ̀ ẹn tí rú ẹ̀ bá ṣẹlẹ̀ sí kásárígì yóò lò 110 láyé lọ́lọ́ ni yóò lò ọwà lọ bésù wípé kó bó ń so ẹ̀mí ìrún kọ́ rẹ̀ kọ́ ń gbé gbẹ́mì rẹ̀ kọ́ nínú ọmọ yóò sì lò 90 years lẹ́n tí ó máa rẹ̀ káàkì ó ti wà ní ọmọ pé 30 ojú kan náà ni ó fi wà ọwà ní ẹ̀mí yà wà ń bẹ́ náà ó sì 110 èjì ẹni ó lóòrùn gbùgbùrẹ́ ní lóòrùn èṣùwá ló lòó fún èyí tó fún gan kò wúlò fún kákó ọ̀lọ́lọ́bá fún láì fún ní kẹ̀kẹ́ ọlọ́dàkùnjẹ́ agbọ̀ yíò wọ́n ní kẹsì rẹ̀ àwọn bí ọ̀n ní kẹsì rẹ̀ gbogbo àwọn ìyàwó àti ìgbọ̀nà kẹsì kejì nínú àwọn ọ̀nà kọjá sọ́dọ̀ wọ̀ bàdẹ́dà tí nǹkan míì fẹ́ máa dá wọn dúró ah, الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل هي وصيته للآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا من لطف الله بنا ومن لطفه بنا أن نوع أنواع الشهادة ودرجات الشهادة ومنازل الشهادة أمة الإسلام ما حصر الرحمن وما حصر الرحمن القتيل في سبيله شهيدا بل نوع أسباب الشهادة ثم نوع درجاتها وكذلك منازلها أمة الإسلام فهذا الرسول صلوات ربي وسلم عليه يخبرنا ويعلمنا من حديث جابر أن الشهداء غير سبعة الشهداء سبعة سوى القتل في سبيل الله سبحانه وتعالى ذكر منه المبطون والمتعون وصاحب الحجم ثم ذكر صلى الله عليه وسلم وصاحب الحريق الحرق من احترق بالنار أو بشيء فيه النار حتى من مات بقنبلة نارية أو بشيء من الأسلحة الحديثة واشتعلت عليه النار فمات بسبب هذه النار فإنه ينال الشهادة إن مات مسلما كيف لا إن من أشد أنواع العذاب التي يتعرض لها الإنسان في الدنيا والآخرة قال العلم هي الحرق بالنار أو التحريك بالنار لذلك ربنا سبحانه وتعالى شدد في شأن تعذيب المذنب أو المجرم بالنار جاء في الصحيح بل في الصحيح وفي غير ما من حديث أبي هريرة رضي الله عنه أرضاه في قصة رجلين قتلا جنين بنت رسول الله صلى الله عليه وسلم لما نقص إبلها قال رسول الله صلى الله عليه وسلم فيما رواه عنه أبو هريرة بعثنا صلى الله عليه وسلم في بعث فقال إن وجدتم فلانا وفلانا فأحرقوهما بالنار ثم قال صلى الله عليه وسلم حين أردنا الخروج إني أمرتكم أن تحرقوا فلانا وفلانا لا يعذب فالنار لا يعذب بها إلا الله فإن وجدتموهما فاقتلوهما وكلا الرجلين هما هبار ابن الأسود وثانيه هو نافع ابن أبي قيس لما أسر أبو العاص زوج بنت رسول الله صلى الله عليه وسلم بالمدينة وفكر صلى الله عليه وسلم أسره واشترط عليه الجيز له ابنته لأنه لا يجوز أن تكون تحت كافر بعد قد نهى الله سبحانه وتعالى عن ذلك نعم قبل هذا الميثاق أبو العاص من رسول الله صلى الله عليه وسلم ورجع إلى مكة ثم كلم امرأته وجهزها للذهاب إلى أبيها ولكن هبان ما الأسود نقص مركوبها حتى اضطربت عليها وسقطت فعلقت جنينها ميتا وبسبب هذا مرضت أياما طويلة ثم شفيت فلما أراد رسول الله صلى الله عليه وسلم أن يبعث هذا البعث أمرهم بتحريكهما ثم أوحى الله إليه أنه لا يبتقي لأحد أن يعذب بالنار إلا ربها فأعلن رسول الله صلى الله عليه وسلم هذا على رؤوس الصحابة خصوصا من هذه السرية التي كان رئيسهم حمزة ابن عمرو الأسلمي بقوله إني أمرتكم إن وجدتم فلانا وفلانا أن تحكوما فالنار لا يعذب بها إلا الله فإن وجدتموهما فاقتلوهما بارك الله ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيه من ذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد المصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والألم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام التحريف بالنار والتعذيب بالنار هل هو جائز في شريعة من قبلنا قال بعض العلمين نعم أما في شريعتنا هذه فقد نهينا عن ذلك ما الدليل جاء من الحديث الذي أخرجه من البخاري ومسلم من الحديث أبي هريرة رضي الله عنه في قصة نبي من الأنبياء قال بعض هو أوزيل وقال بعض هو نبي الله عيسى على كل ماذا قال لنا رسول الله صلى الله عليه وسلم نبي من الأنبياء قرصته نملة فأمر بقرية النمل فأخرجت فأحرقت فأوحى الله تعالى إليه أن قرصتك نملة فأهلكت أمة من الأمم تسبه قال بعض العلم ربنا سبحانه وتعالى ما عاتبه في أصل, في أصل القتل والتحريك بالنار وإنما عوتب في مبالغته في الانتقام وتجاوزه في الانتقام والمبالغة هذه نهاه الله تعالى عنها, عنها وخصوصا هو نبي لا بد أن يعاملهم بالرحمة قال بعض العلم هذا القول وذهب بعضهم إلى قول آخر وسنعرج على هذه المسألة مرة ثانية في الخطبة القادمة إن كان في العمر بقية ونسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يتبعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر أعداك داء الدين اللهم ربنا دمر أعداك داء الدين اللهم ربنا من أراد بنا بدين وبنبيك وب كتابك بسوء اللهم ربنا عارض الفتن وجل كره في نحري وجل يتمنى الموت ولا يستجاب له انتقم ربنا لعبادك المستضعفين من المؤمنين ومر في كل مكان وانصر إخواننا المسلمين في كل مكان وانصر مجنة في سبيلك حقا في سير أوطان يا أجولين اللهم ربنا استر عوراتنا وعمل روعاتنا اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه ليارك ولا تسود وجوهنا يوم تسود وجوه يا أجود الأجودين عباد الله وعلم أن ربكم فلا أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثبت بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصالح المسلوم القائل في مخلص الثابتة إنه من صلى علي صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم قال خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا